gbogbo yín ẹ mú ìwé ìṣirò yín jáde ẹ ṣí ìwé yín sí ojú ìwé karùnlélọ́gbọ̀n títí ṣe ìṣirò kínní. àrùndínlógún àti ẹ̀tàlá jẹ́ èjìdínlọ́gbọ̀n. títí ó gba ìṣirò rẹ ṣámúṣámú kẹ́mi ṣe ìṣirò kọkànlá yọ ẹ̀ẹ́rin kúrò nínú ẹ̀ẹ́tàlá. um, ẹ̀ẹ́m ó kù ẹ̀sán ó káre kẹ́mi fọlákẹ́ ṣe ìṣirò tó tẹ̀lé ìyẹn yọ ẹ̀ẹ́sán kúrò nínú ẹ̀ẹ́tàdínlógún. ó kù ẹ̀jọ. ó káre fọlákẹ́. ẹ̀yin ọmọ ẹ dákẹ́ ariwo ọ̀la ni ọjọ́ ìdánwò ó yẹ kí a tún ìṣirò wa wò lọ́lá kí ni ìṣirò èèjì àti ẹ̀fà. ẹ̀jọ ni. ó káre lọ́lá títí Kí ni oókàndínlógún àti ogún? Oókàndínlọ́gbọ̀n ni. Fẹ́mi, ṣé Títí gba ìṣirò rẹ̀? Rárá, oókàndínlógójì ni àròpọ̀ oókàndínlógún àti ogún. Ó kàre Fẹ́mi. Rẹ̀mí, yọ àrùndínlógún kúrò nínú oókànlélọ́gbọ̀n. Ẹ̀rìndínlógún ni. Fún mi, ṣé Rẹ̀mí gba ìṣirò rẹ̀? Bẹ́ẹ̀ni, ó gba ìṣirò rẹ̀. Gbogbo yín, ẹ kàre.